يقول خير إلى الله ما شاء الله ما شاء الله ولا يقول سوء إلى الله ولا يقول سوء إلى الله ما شاء الله أمان بالنيمة فمن الله هذا الله لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله إلا بالله بالله ما شاء الله لا يعلم إلا الله Gbogbo rere láàrínlá wọ̀nàbàrá yàtúkú sí àjọ́lá, àbúrò sí ọlọ́ọ̀lá. Máa kánà mi ní màtìbàtìbàtìbà ìrọ̀rọ̀ òkúlé lè wọ́n láàrínlá. Láàáhọ́ láàrín àkúwà ما كان في يستعمل إلا بكره يعلم ما بين أيدي وما خلقه ولا يحيطون في من إلا بمن شاء في السماوات والأرض ولا يؤذيكم لقد جاءكم رسول حفظكم عزيز عليكم عزيز وعزيز عليكم بالمؤمنين العظيم فإن تولوا فقل يسجي الله لا إله إلا هو عليم ẹlọ́kùn ni a bá parí wá bí a bá sí wá. Àti ẹ̀sọ̀ bẹ́ ìdàkà ilé ìyàwó wà lóòdù olùgbòlú mi wà mú jíjù. Bàbá wa jẹ́ ìyàwó, àwọn akẹ́kọ̀ọ́

Ẹni tí máa fi wá àti ìtì ẹta wá àti tí ọ̀bá fẹ́ àtẹ́lẹ́lẹ́ ìpẹ́lẹ́lẹ́ àríyá. Ọjọ́ tó ń gbá ìyá Thank you.

Ọlọ́run, àdékùn látara àfẹ́kẹ́. Ọjọ́ kálàáfíà ara jẹ́ kí wọ́n lè wá pẹ́ mọ́jà bá yè wọ́n àkùnwọ́n lọ́wọ́ bá jí má jẹ́ àkùnwọ́n lọ́wọ́ bá lè wọ́n lọ́wọ́ bá lè àkùnwọ́n lọ́wọ́ jí má ń dáàbò bó ní ìyá fún mọ́jà náà wọ́n bá fún bá wa Ilé ìgbogbo ní ẹran ìjọba púpù ìjọba ṣùgbọ́n. Ìjẹ́ ìwọ́n wá sí pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà ara. Ìjọ́lẹ̀ sí wábọ̀nà bẹ́ẹ̀. Ìjọ́lẹ̀ sí wábọ̀nà bẹ́ẹ̀. náà lọ́kùnrin àti lóbìnrin ọ̀n kọ́dọ̀rọ̀ àti àwà ní àrílé mi gẹ́gẹ́ bá ti máa wà ń bẹ̀ lọ́dọọdún àti ìkẹtẹ́rí àti ìgbọ́n tí ọlọ́run láàgbọ́ lẹ́nu bàbá wa lọ́dún yìí àti ìrí gbígbàdúrà mú ẹnu wípé bàbá Ọlọ́run ni wọ́n nífẹ̀ẹ́ ọmọ tí wọ́n bí púpọ̀. Ni wọ́n bẹ́ tèmi náà wá sàlùbátà ní ààrẹ. Kìí ṣe bílé yẹn wá sàrò ìjírẹ pẹ́kì. Bílé yẹn tó tún fẹ́ rojọ́. Nígbàtí Ọlọ́run ṣùgbọ́n àwọn àgbọ́dọ̀ rán mi níṣẹ́ kí má jẹ́ rẹ̀ ibi tí wọ́n rán wa súpọ̀ tààtí rojọ́ orinrin àmọ́ ní àwọn ẹ̀sì ọ̀rọ̀ èyí tó jẹ́ bí gbọ́lọ̀ méjì sí mẹ́ta tí ń fi rọ́wà sí fún bàbá Sheikh الكريم المكرم العظيم المعظم الخادم المخدوم المسمى اسمه باحترام وتبجل شيخ إبراهيم عيدي الله ورعاه خدمة للإسلام والمسلمين ẹgbẹ́ àti fún ìsìláàmù. Wàlèlè ilmi wà tàṣàwò fèrè. Wọ́n wúlò fún ìmọ̀, wọ́n wúlò fún ojú ọ̀nà súfí. Ogun dá ti kọ́ lára àwọn náà nìkan, ẹni tó bá mọ̀ ọ́ wò, àti ẹni tó bá mọ̀ ọ̀rọ̀ gbọ́. Ṣùgbọ́n kájọ panupọ̀ pé àwọn ilẹ̀ ìrìnà ṣe ìtọ́ àdọ̀rọ̀ yìí.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 الكبير العظيم اي تصف طلب حمدك اللهم سبحانك وتعاليك عندك والله ربك تصبي تعالى جدك ببنطرك فتك وعظمك وعظمتك مرياؤك والله ما بيت متوسط تصبي تصبي أقبله لا مثيل لك ولا شبيه لك أعرفك تصف هذا الجمع الجوء جاتني وهذا العقل ìjókòó mọ́lú ìtọ̀lú yìí ìdílálẹ́ jàlálíkà a fi pẹ́ títóbi fún ọlọ́run ni pàtàkìrí mẹ́rìnlẹ̀kà rámíkà a fi ń gbẹ́ pẹ̀lú pàpẹ̀lẹ̀ ẹ̀wọ̀n gbà tọ́ látàlẹ́ pẹ̀lú gbọ́rọ̀ rẹ̀ àti tíra rẹ̀ tọ́ sọ̀kalẹ̀ fún wa ẹ̀sìn rẹ̀ lẹ́nà àbí ìjọ́ àgbọ́ta náàbì rẹ̀ tọ́ ránṣẹ́ jù àbí ìjọ́ فتقبل منا عبادة خلاص فعلت فوق ونسخا Fàámi ìfàdínà tàbí ti wọ́n lọ́wọ́ máa júra fi dúnyà wà áàfíra. Já lẹ́kàn láyàtọ̀ ọ̀tọ́wò láyàtọ̀ ọmọ ṣe ìfìnà. Bàbá wa tí wọ́n tún ìfẹ́ Ibrahim Ayédé. Jẹ́ Ibrahim Ayédé lọ́wọ́ tí wọ́n kọ̀. Gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ lọ́wọ́ tàbí àfẹ́ lọ́wọ́. Àwọn kan bẹ́ẹ̀ bí àwọn kan ò sí bí. Ọkùnrin bẹ́nu obìnrin bẹ́nu. Ìdá ọjà máa dáa. Ẹyẹ kọ̀ọ̀kan bẹ́nu àwọn ìjọba. Ọlọ́mọ́ ti fámílì wọn kára lọ́mọ́dà ọmọ ọlá. Mọ́dẹ̀sàlúná Mọ̀hánmàdù Rasulùlá Màbàrájúná. Ìlàlá Mọ́dẹ̀sàlúná Rasulùlá Màbàrájúná. محمد يطلب عادتنا لا إله إلا الله إماياتنا رسول الله إقايتنا لا إله إلا الله Jẹ̀mọ́ lọ́kùnrin lóbìnrin, kò sí tí wọ́n ní a ṣe níbí, wọ́n ní a dápọ̀ ọlọ́mọ́ ní àwọn àṣìranù, àkọjá ẹni tó bí súùtì tàwábí, ẹwà àwọn olówó tí ń bẹ ń jòkó láti London, láti Amẹ́ríkà, ẹwà àwọn wòlé ọlọ́run tí ń bẹ lórí ìjòkó ńláńlá ni àwọn àfá àtàwọn òní ọlọ́run lọ́kùnrin lóbìnrin táwọn pàdé tani nìyí ọlọ́run àtànẹ́bì lẹ́wà pàdé tẹ́rí bọ́lọ̀wọ̀n táà ń sọ òní ẹ̀dàkùn ẹmà bá wí wẹ́rẹ́wẹ́rẹ́ ni wa Muhammadu ni Tí a bá wọlé owó tó bá fẹ́ wọ̀ pẹ̀lú la ilaha illallah, kò ní ìpìlé wọ̀. Ó bá sì fẹ́ jáde pẹ̀lú Muhammadu Rasulullah, kò ní sì jáde jáde. Ẹ bá rí bẹ́ẹ̀. Muhammadu Rasulullah. Ó jẹ́ láti Èèyàn nínú látà fún ní alábẹ́ ṣe tọ̀rí ìkà. A gbọ́dọ̀ wọlé pẹ̀lú la ilaha illallah lọ́dọ̀ àwọn ṣéhù gbogbo tọ̀rí ìkà ìjọba ti bẹ̀. Kọ́lá ní ọba wọ Islam, lẹ́nu àwọn olórin bá nù la ilaha illallah láti nù. Èèyàn láti fẹ́ jáde láyé la ilaha illallah Muhammadu Rasulullah náà. Bí La ilaha illallah Muhammad Rasulullah ìlú. Kí ló gbáyé lọ́wọ́? La ilaha illallah òun ni kí ló pín ọ̀run lọ́wọ́ Muhammad Rasulullah ìlú. Bá bá bẹ́ẹ̀ṣẹ̀ ìkà láti yọrí La ilaha illallah. Bá pẹ́ kó lálùbáríkà Muhammad Rasulullah. Bá láwà واتلوا لا إله إلا الله واتلوا ما محمد رسول الله لا إله إلا الله عبادة لله يجوزي فضلني محمد رسول الله خدمة لأهل الله ìdẹ́gídìmọ̀ àwọn ẹni ọlọ́run ní Muhammad Rasulullah torí ọlọ́run ọba kò fẹ́ra rẹ̀ àwọn ní káàrí ní Zakiya àmọ́ bẹ̀ tàjẹ́ ní sára àwọn ẹrú ẹ̀ sára àwọn àtìlẹ́bì sára àwọn wòlíì sára àwọn àfá sára ẹni àmà àtẹnitàmà tẹjẹ́lì yàtò ọlọ́run ní ń bẹ lára àwọn bàbá tí bàbá gbà fún tẹjẹ́lì yàtò ọlọ́run ìfarahàn ọlọ́run ìjẹ́de sí ọlọ́run ní ń bẹ lára àwọn bàbá fún rárá wọn tàbí pé báyìí ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ níbi wọ́n gbà wọlé wọn ẹjẹ́ àgbà bẹ̀ẹ̀ tọ́rọ̀ fi rí ó ti rí Táà náà lè jáde ìdùnnú, sáyé kàtó jáde sáré kìámà. Ẹjá لا إله إلا الله حمايتنا إجوا مطابل إخوائي بكو طبعا لا إله إلا الله وقايتنا لا إله إلا الله لا نشاء لا إله إلا الله مغنمنا بابا ما نشيك لا إله إلا الله مرقانا بابا ما نشيك لا إله إلا الله مصطبع كابلاهنا وصلاهنا وصلاهنا وحفظنا وبركاتنا ورضانا Òlà ó fi wọlé Muhammadu Rasulullah Ìsáò fi jáde. Ọjọ́ àrí jẹ̀mọ́. Ó tẹ́ká ìpọ́lọ́mọ́ orí tó tó. Ẹlọ́bá ti lọ́jọ́ rẹ̀ ọkí ẹjú lọ́pọ̀ orí pọ́lọ́mọ́ àlá abẹ́ bọ́ wúrì bí. Nígbẹ́ wọ́n fi bọ́ ọjọ́ náà lọ ni wọ́n fi fún wọn níṣẹ́. Àwọn láàzìmí àti wàzífà àti gbogbo ètìyàn tó ń dá nínú yàrá àti ìsúnmọ̀lá àbímìlẹ̀ àbámi àti tó kéré àti tó tóbi kò sí kan tó la ilaha illallah pẹ̀lẹ̀ tí wọ́n tó wá gbé la ilaha illallah lọ́wọ́ tó tún lè rí gbẹ́gbẹ́ lọ́wọ́ orí pé ṣẹ̀tánì lẹ́ gbẹ́gbẹ́ lọ́wọ́ rẹ̀ náà nì gbogbo ògèdè ayé kò tó la gbogbo àyájọ́ ayé kò tó la gbogbo àti ayé gbogbo la ilaha illallah ẹjá jọpẹ́ la ilaha illallah ẹjá yàrìnàjò náà bí owó Muhammadur Rasulullah yóò fi pẹ́jọ la ilaha illallah láì ìyàwó Muhammadur Rasulullah yóò fi lóyún la ilaha illallah kò láwọ́ fún bí máa Muhammadur Rasulullah láòbí tọ́mọ ọ̀rọ̀ tí mẹ́rin bá máa kó ẹni bá ti kí ní àjò tí ẹ̀kọ́ bí láìláìlá láàkọ́ padà torí kò sí tó mú ayé lọ àti ogun ẹrù tí mẹ́lọ ẹjù láìláìlá bàbá wo àti bàbá wà yìí ẹwòyàn tó kójọ mílẹ̀ ọjọ́ mẹ́lẹ́jú púpọ̀ ní pé àá nílùú Ìbàdàn nílẹ̀ Yorùbá iná bàbá dọ́dọ̀ àwọn tí òkà tá wá wọn lọ lẹ́ ńláńlá lókè yá bá lọ bìbà àwọn tí òjò wà náà nì àwa ní bá agbára oṣó kan agbára àṣẹ kan agbára èrèké mèrè kan agbára oṣólẹ̀ kan àbí agbára afá kan agbára kẹ̀kẹ́ tí ọ̀ṣẹ́ mọ́sọ̀lọ́wọ́ àníbà lára bàbá لا إله بجاه láìlá ìlọ́lá òsìrò làṣàrárì àtírí tó pamọ́ sínú àtírí ní láìlá ìlọ́lá òsìrò làṣàrárì. Wọ́n mú ń tààlì pàkọ́ Wọ̀n tàbá pọ̀ mọ́ sí láìláìlá láwọn olówó lórí ẹ̀ láì. إلى الأرض نعوفي شيسا محمد رسول الله نعوفي شيسا لا إلا الله نعوفي محمد رسول الله نعوفي شيسا وأبي يوا kọlọ́bá tún iṣẹ́ inú alkùra'áàlì àti tàúzù rẹ̀ kan bóò ní láìláìláwó tó wá ti jẹ́ bọ́ọ̀ ṣe ń fà tí ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àṣà bọ́ọ̀ làwọn kan lè ń sà tí ń rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àṣà bàbá ti sọ́ọ̀lẹ̀ ṣàn wọ́n ká tó níjọba fún níjọba wọ́n ká ti mẹ̀kúnnù fún mẹ̀kúnnù àwọn ọ̀sán mẹ́kún àwọn sọ wípé Ọlọ́run sọ ní Súrọ́tù Muhammadu, sallallahu alayhi wa sallama wípé wà alẹ́m, wà alẹ́m, wà alẹ́m annáhù la ilaha illallah wà sàṣìr ní dámbíkà wà lilmu'minina wal mu'minati والله يعلم متقلبكم سواكم أعلم أنه لا إله إلا الله وأسأل لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم أعلم أنه لا واعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متطلباكم ومثواكم bàbá ní ká lọ lórí àkọni láìka ìlọ̀lọ́ àní kò nílẹ̀ níbi agbára wá bá ma ní láìra ìlọ̀lọ́wù ó ti tó wá sáyé òun sì ní kọ́kọ́rọ́ ayé nípa agbára òun ní kọ́kọ́rọ́ ayé nípa àṣírí òun ni kọ́kọ́rọ́ ayé nípa owó níní òun ni kọ́kọ́rọ́ ọlá àti kọ́kọ́rọ́ ọlá àti ti ọ àìkọ́ mẹ́sí ẹmú rẹ̀ pé ni al-ibadatu lillah wal-khidmatu lillah wal-mir'atu ila rihabillah al-ibadatu lillah Ọlọ́run wal-khidmatu li ahli Allah Orí àwọn ẹni ثم المعراج إلى رفعة الله Àmọ́bẹ̀wọ̀ agbó ọlọ́run bí ti bàbá wa tí wọ́n rí wọ̀nyí. Àtàwọn bàbá táwọn náà gbà fún bàbá wa lọ́tẹ̀ Kàná sí Abdurrahman Rahimahullah. Àti bàbá wa ní Fírínílọ́un, àwọn ni wọ́n ti kó ní. Àtàwọn bàbá wa ní bá wa ayé dé a máa wọn a máa wàhálà nítorí méjèèjì èyí tí ọ̀fẹ́ sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ akéwà àti mòrí bímọ́ àpàtàkéjì àwọn alọ́ọ̀darapọ̀ mọ́dú àtàjé àwọn alọ́ọ̀darapọ̀ mọ́fà àwọn agbébà àbájẹ́ èèyàn àríjẹ́ èèyàn ẹbí tí àfẹ́ sáwọn ti mọ́ Dátò lè láà wà lè وما المراج إلى رهاب الله العبادة لله كما الله والخدمة لآل الله هما المعراج إلى رهاب الله di wẹ̀lí àwọn ọkùnrin táa fẹ́ di wẹ̀lí àwọn obìnrin táa sì fẹ́ tẹni ọlọ́run lóòótọ́ àwọn oníkéwú táa sì fẹ́ tẹni ọlọ́run ẹ̀yin olówó tẹ́fẹ́ tẹni ọlọ́run ẹ̀yin àgbẹ̀ tẹ́fẹ́ tẹni ọlọ́run ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tàbí ìbáadá tó lílá ẹjá púpù tí lọ́run gan pẹ̀lú la ilaha illallah wà ní tẹ́lú pàápàá àwọn ẹni ọlọ́run káṣe sí ìfàwọ́ ọmọ ìlú ìrìnàjò ìrìnàjò Muhammad Rasulullah láì jáde ní ìṣìléwọ̀ láti títí òdéjá. Níwà, wà ẹ̀nàm tàbí àwọn ìṣẹ́ pàkíyèsí واعلموا أنه لا إله إلا الله Gbogbo àwọn onímọ̀síkí, sáfíèsí, gbogbo àwọn oní tàríìkì, oní ìsìrì, táyẹ̀ ẹ̀wò. Ọlọ́run fẹ́ sí gbogbo ta bá mọ̀ kọ́ jẹ́ tọ́lọ́run ni ló ní wọ́n Fáà ló pè ní àbíwọ́ fáà ló pè fáà lẹ́mù fa'alam fáwù sàbàbíyà tó ẹgbẹ́ lóòsọ́ lọ fẹ́ lówó fa'alam annahu la ilaha illallah la ilaha ni ọlọ́mọ illallah àtírí la ilaha ló lè pé ọ lóòfin ní sọ́ọ̀tì lóòfin ní serí gbúgbẹ̀yìn lóòfin ní fòfò pàdánùgbẹ̀yìn fa'alam wọ́n bá fẹ́ ṣẹ́gun ọ̀tá lọ́ọ̀mà fa'alam tọ́ bá fẹ́ tíkò tọ́ga lọ́ọ̀mà fa'alam tọ́ bá fẹ́ láyé lọ́rùn annahu la ilaha illallah wọ́n lọ́lá Láwádìí bí sákàndámi, láwádìí bí gbogbo àwọn kò lè yá. Ẹ́? Àwọn dáìrà dáìrà dáwà ìdáwà ìrìsí gbogbo àwọn bàbá wá fi táyé tí wọ́n fi ráyé ṣe دائرة الكلية دائرة الإحاطة دائرة المطالب دائرة المدائر دائرة الدوائر tó fi tẹ́lẹ̀ yí pé níwà àtírí jẹ́ ọmọ abẹ tí ọmọ abẹ táà máa pè ó kọ ọlọ́run tí à ní wẹ́ ewé àtìrìmọ́ ẹgbẹ̀ láìláìlá lọ́wọ́ ha ẹni bàbá wá tó mìíràn wá dé ìyẹ́lò ní òpé àmọ́ tí ayé dé gbí ṣe mọ́ gúbẹ̀ ẹgbẹ́gbẹ́ tí ń tẹ̀lá àwọn olíkiri bí wọ́n bá àjíjọ ọmọ kí ń kí níwájú wọn èyí náà tójú wá ní wọ́n lọ bàbá wa lánàá lọ́tẹ̀ tí wọ́n bá ń lọ bí tó lè tó lọ pé ó ẹrù eégún àtẹrù gúnnú àwọn bàbá yìí ní aṣáájú wọ́n máa bá àti kiri lọ tẹ́ máa kó ohun wọn lálálálá lókè ẹrù pọ́lọ̀ máa jẹ́ ìyẹ̀gbé ní kìí gbé al-ibadatu من رايه إلى ريال الله Òun láyé rájọ tó àjọ ni wọ́n kó yìí, àjọ tí wọ́n ti dá ni wọ́n kó yìí, lóyìn ọ̀dá àkàkò wọ́n bá kó lè nù. Ọlọ́wọ́ ìpẹ́ ń sàbòsí wà alam ọlọ́run ní ilimu làkọ́kọ́ àwátá ajẹ́mọ̀ rí bí ẹgbẹ́ bíjà lè ní pé àwọn àkọ́ ọ̀fẹ́ kéwú mọ́ ṣúfí nìkan wọ́n fẹ́ ṣe ẹni tó sì kí ò kéwú tí ń ṣe ṣúfí kí ò sì mọ́ bí wọ́n ti ṣe ṣúfí ṣùfí ní òṣè àwọn ló tí lẹ́kùn lẹ̀ fáwọn tán sọ pé ṣúfí ọ̀dá torí pé wọ́n ṣe é dá lóòtọ́ ẹ wo tí bàbá ti látàrọ látàrí ẹnìkan wà dẹ́yìn ti ṣe ìbá sòpò lórí ẹ̀kọ́ apẹ́ntà ṣe yọ́dá tẹ́ ń gbé ọlọ́run látàná tẹ́ ń lọ̀rọ̀ tẹ́ ń jòkó tí wọ́n ń wíta tẹ́ ń wíta ọlọ́run tẹ́ wọ́n tẹ́ wà sí rẹpẹtẹ. Ẹni wá bẹ́ dojú fi orekọ́ lọ kéhú. Oríkẹ́ ọlọ́run kọ́kọ́ introduce Ààbí tó kójọ òyìn ààbí ohun iṣẹ́ kí ni dè. Kí ni wọlé ẹ̀, kí ni jáde ẹ̀, kí lọ òró ẹ̀, kí lọ ẹ̀bú ẹ̀, kí lọ tọ́ ẹ̀, kí lọ sí ẹ̀. Nàíríyà oní mẹ́mẹ́, Nùràníyà oní mẹ́mẹ́, Tòlùmàníyà oní. Bàbá máa sí ilé ìlàrà ìlọ̀lọ́hù níbi ọba jódé náà ní وعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك لا إله إلا الله لا أعرف النفي تمدل كذا نقول كذا إله إله إله ولا كانوا تارك الله مكانك وكذا gbogbo ọba tí ń bẹ láyé pátá gbogbo alágbára yóò ìláhù ni wọ́n ẹlẹ́sẹ̀ kan ni wọ́n òkú méjì lọ́bá ti rí ẹsẹ̀ kan yóò túgbùdù lọ́lọ́fin nílá kò sí ń jẹ́ bẹ̀ kò sí ń jẹ́ ìláhù kan kò sí ìlọ́lọ́ àfọba tó dúró tí ò sí ṣubú láíláí ọba jẹ́ bẹ̀ láìláhà nísìn nábí àti màmfíyà ni anec next year ẹ mọ́ wò kankan mọ́ nínú agbára yìí kàkó mi òun ẹ̀mọ́ bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀kọ́ ògùn àwọn ọjẹ́ ẹkọ́kọ́ mọ́kàn fún mẹ́fọ́ ẹ̀fẹ̀mí gbọ́dọ̀ ọba tó lóògùn kó lè bá jẹ́ òun ló lérú òun ló lègbò òun ló lómi òun ló gbogbo agbára mẹ́rin tàbí kí ògùn tí fi jẹ́ sábẹ́ láìláìlá olówà torípé bí ìṣirá ti sẹ́msì tó rò ó bí yọ wọ ìnzáàlì mẹ́tàrí tó jẹ́ ó fi ọ̀rọ̀ وإنبات النباتات àti bí ó gbé jáde nínú lẹ́lẹ̀ ẹgbẹ́ gbogbo yìí náà ni mawatul hayat tàbín ló láìfù láyé wà ìjìrá ìrìyà wà hùgbóògì ríyà àti bátẹ́gùn sí ń fẹ́ gbogbo ẹ̀ lábẹ́ la ilaha illallah lọ́wà Ìlàhà ìlàhà ìlàhà ìlàhà láìláìláwọ̀ bàbá rẹ̀ tí ó fi orú láìláìláwọ̀ bàbá sì rẹ̀ kó kú mọ́lẹ̀ láìláìláwọ̀ ṣe kò sí tí ò sínú ayé tó ní kọ́kọ́rọ́ ayé látọ̀dọ̀ ọba tó láyé. fa'alamu annahu la ilaha illallah tàbá ẹgbẹ́ illallah lásánà láti ẹ̀ ń wí tó jí láàrin illallah illallah illallah ìlàlà pẹ́gbẹ́ wà tọ́lọ̀ ọ̀hún náà tó lẹ́tọ̀ ọ̀hún dànù pé kò sí mọ́ ní wọ́n àfọlọ́run àfọlọ́run àfọlọ́run àfọlọ́run òun náà tó dápè lọ́tọ̀ ó tó dùkú sí lọ́tọ̀ àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú ni kí è ṣiṣẹ́ kí ó fi mú wa kí ó fi mágbára wa tó fi kápá àjẹ́ tí ìkápá oṣó tí ìkápá ṣètáàrì tí wọ́n lọ́wọ́ fi wà láyé tó ń bẹ láyé ọlọ́run ń bẹ láyé ọlọ́run ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run Wọ́n lè mọ́ mìíràn wọ̀lìmọ́mì mẹ́ẹ̀sì tọ́bájú lè tẹ̀yí ṣòrótùnù tó fi wọlé tí ìrìlíwọ́ tó fi jáde tí ìrò lè já tónké. واستغفر لذنبك nípa kásẹ́sẹ́ lọ́wọ́n nípa kásẹ́sẹ́ àwọn ẹni ọlọ́run èyàn lè rí tẹ̀jẹ́lì èyàn lè rí kẹtàfí èyàn lè rí wùsúrù àti kó tẹ méjèèjì al-ibadatu lillah wal-khidmatu li ahlillah ó dàbí àgbò ó dàbí àkùntàn ó dàbí ewúrẹ́ ó dàbí òkú tí wọ́n wẹ̀ tí ó ló sọ̀rọ̀ lọ́wọ́ àjítáyé tó ní kúmọ́ ayé ìkúmọ́ lè yẹn wá jí sí nígbà tí a bá tẹ̀lé la ilaha illallah pẹ̀lú dára tí kó wọ́n tẹ̀sí lè dáríkà àti wà aláwọ̀nàwó la ilaha illallah akùnláyì òkúnkùnláyì òkúntọ́ ẹ̀ká fọ́lọ̀nù wọ́n tẹ̀sí lè dáríkà wọ́n náà wáyé tó ara rẹ̀ Ìwọ́n náà mọ́ ọ̀pẹ́ jẹ́ ọ̀dá. Ìwọ́n náà Bẹ́ẹ̀ni kó ṣe ẹ̀lú ìmọ́ òòtù múra rẹ̀ fọ́lọ̀ mú. Láàmì tí wọ́n bá dé yìí, kò dé sí náà yọ ọ̀rọ̀ sí bàbá tọ́lẹ̀ ẹ̀kùn. Wọ́n jálè mọ́ yọ sí bàbá tọ́lẹ̀ ẹ̀kùn. Wọ́n òbí náà mọ́lá fẹ́ jù wọ́n tọ́ bá fẹ́ kí láìláì láwọn òṣìṣẹ́ tó ti tẹ́ jẹ́kù àtògùn àdúgbò tó ń kọ́ káàkiri. Wọ́n tọ́bá ti táwọn pé ọ̀rẹ́ ìdá rẹ̀, ìrònú rẹ̀, kìrítà rẹ̀, ẹ̀mí burúkú tó ronú sọ́mọ́lá fẹ́ tọ́bá ti jáwọ́ ń bẹ̀rẹ̀. المؤمنين والمؤمنات Wọ́n kọ́ bọ̀bọ̀rọ̀ ní bá ń mẹ́ta. Tó kọ́ yára rẹ̀ wò, ìsẹ́kì lè rẹ̀ mi, ẹgbẹ́ wà alám ọ̀rọ̀ kan, wọ́dù kan, أنه لا إله إلا الله وتجوادك جملة وانسك لذاتك إيطوك يجوى أهلا منه كلا أهلا دا دو دي أقول نبان بلون وبعلي

tó ààrẹ bẹ ìsẹ́fìlì lámbìkà tó bọ̀rẹ̀ ògúrò ìsẹ́fìlì lámbìkà tó yíwà rẹ̀ mú ìsẹ́fìlì lámbìkà tọ́rọ̀ rẹ̀ bẹ tó ìgbẹ́jẹ́ ayé rẹ̀ pẹ̀lú ọba rẹ̀ sí wọ́n lẹ́nu mọ́rin ní ìdàwọn mọ́rin náà Wọ̀lílmọ́mìnìyàn ẹ̀tọ́ bàbá rẹ̀ ń bọ́ tó ti sí. Bí ẹ bá àtúbálọ́dọ̀ lọ́run,

wọ́n ni lèmọ́mì ní ọ̀sẹ̀ ìyàwó rẹ̀ wọ́n ni lèmọ́mì ní ọ̀sẹ̀ ọkọ rẹ̀ ọlọ́run ní pẹ́rẹ̀ ẹgbẹ́ ìlúkọ́ ìlú ẹ̀tọ́ lẹ́tọ̀kọ́ ẹ̀rìkọ̀ mọ́ fún iná ni bàbá ń kí gbé ní ìgbẹ́ yóò lórí wọ́n nẹ̀ kí ẹ̀ẹ́sẹ̀ pọ̀lú ẹ̀yìn kọ́ lọ́lọ́run tó tó ilé rẹ̀ ẹ̀yìn lẹ́là mẹ́ni ẹ̀yìn gẹ́ẹ̀sì lọ́lá òní nìkan láyá ayé ayé lòrí bẹ́ẹ̀ ti yá àbá náà lòrí tí wọ́n yá ìjẹ́lẹ̀ tí wọ́n yá òtòrò tí wọ́n yá ìrìnlò tí wọ́n lò tẹ̀ tí ó kún mẹ́ òun kọ́lá náà òun kọ́ sí lọ́la onínìkan láyá rẹ̀ wọ́n lè lọ́rùn ní ìrìnlò ọ̀rọ̀ jẹ́lẹ̀ ẹgbẹ́ àwọn ará àti òṣìṣẹ́ látọ́lẹ́ bí iṣẹ́ tó ń palẹ̀ máa rọ́ inú ẹgbẹ́ palẹ̀ máa bò sí mi gbogbo lè ń tẹ́lẹ̀ ẹ̀ṣẹ́ ìtàbátọ́lẹ̀ kan bí ẹ bá fẹ́ wọlé sábẹ̀ láìláìlọ́láwò fẹ́ fẹ́ ráyé rọrùn àti kẹ́ ẹ̀tọ́ aráàlú ló orí túnmọ́ wọ́n tẹ́ẹ̀kì wal-mu'minīna wal-mu'mināt ẹ̀rọ wọ́n àwọn olí ń bẹ́ lù wọ́n bẹ mọ́sálásí wọ́n bẹ bẹ́ẹ̀lù wọ́n bẹ táà ojúkà jọ láàrin ọjọ́ ní agbájá ní jẹ́ yìí ń bẹ́ lọ ìjọ́jọ́ kọ́ ìjọ́jú ọgbà wà láàrin ọjọ́ tọ́lọ̀ ń gbé pamọ́ kẹ́yìn oníjọba tẹ̀bá rẹ̀ ṣubú tẹ̀bá rẹ̀ lọ́pọ̀ lórí káwọn ọjọ́ máa yíò tó máa jíyàn lọ́la tẹ̀fẹ́ parẹ́ kẹ́ àfikẹ́ ìtẹ̀sọ́fòlù lèlùmọ́mì ní iná wọ́n ni mọ̀ Gbogbo ọgbọ́n tàà wá ń dá ọlọ́run arẹ́bù wa olùfọ́ alẹ́ ti gbé wà wọ́ọ̀hù. Ìyálà mọ́ mọ́ bàbá ọjọ́ lọ́wọ́ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n tètè jàmbá yìí tẹ́ẹ̀rẹ́ ní ìdàkẹ́ máa sọkúnnú òjìyè ìyọ́lọ́run tẹ́ẹ̀kọ́dún náà ń kẹ́ máa wò àárín òjìyè ìyọ́lọ́run sí Kẹ́ẹ̀kọ́nà nínú sí orí máa tàjọ́ sí, mo ti mọ mọ́ tàkà lábà kan wọ́n bá ti wá àtàrà. Kẹ́ẹ̀kí wọn lọ́sàn, kẹ̀rọ láàrí kátàrù rẹ̀ sílẹ̀ ìsímà lọ́sàn, kó Wọ̀lọ́wọ́ ìhàlámù mọ́tàkàlámẹ́kùn ní ẹ̀yẹ olóòjọ́wọ́ òfèrí ẹ̀tọ́lẹ̀ yí mo ti máa. Wọ̀lọ́wọ́ ìhàlámù mọ́tàkàlámẹ́kùn mọ́tọ́ máa ní bẹ́ẹ̀ tún gbọ́rọ̀ ọjọ́ àti ìjẹ́mítì lórí àwọn ọ̀rẹ́ ẹ̀sìn tààràlú wọ́n máa tó wà kùn àti bàbí lọ́rọ̀ ẹ̀sìn ọjà sí ọ̀rọ̀ rí. Tààrà wáyà kan gbogbo ọba wà fáwí àtàwọn ọmọ kéwú. Bàbá wáyà kan gbogbo ọba jọba rí àtàwọn aráàlú. Bàbá wáyà ẹjẹ́ amọ́kítà bí kiri kan wá fún àwọn tí wọ́n ti bọ́ ọlọ́run lé ẹ̀yẹ olówó kẹ́lẹ̀ rílò àwátá ti tẹ́ mọ́ pé kárílò àwátá ní kàmẹ́ kárílò títàlá méjì ni ọ̀kan wà lọ́dọ̀ tẹ̀yí lọ́sùmán kọfí ọmọ ọ̀tẹ́ aláàrùn àwọn tẹ́gbà nẹ́bìyẹ tányányẹ́rùn tẹ́yí lọ́sùmán nígbàtí ìfìdí lẹ́lẹ́ ní mọ́ta ọ̀sẹ́rì ti ń bẹ́lù kò tó jẹ kò tó gbogbo nǹkan lè kálùkún kí tó bá ti gbé Nàìjíríà gbogbo wà yìí ẹ̀rí àwọn ẹ̀wọ́n ní mo láti oúnjẹ òsùnmọ́sùn jẹ́ lọ́wọ́ sí máa ń pọ́ọ̀tù àwọn ọjà bí wọ́n mọ́rún láti máa ń pèrò sí àpapì náà ń gbòòrò ẹgbẹ́ òsùnmọ́nà wọ́n ń pọ́ọ̀tù àwọn oúnjẹ ráìtì Tọ́lá wọn kó olé fún láti lẹ̀ Ṣáàm, ọjà wọ̀lú, àwọn ọlọ́gà. Gbogbo ara ló kí lórí, tó rí ọjà gbé àbúdá ìbìnà Osman. Osman ló ní, káàlọ́jà tọ́wọ̀ ló mọ́ nígbà ìbìnà Osman ló ní, àwọn alọ́ba, wọ́n bá tó ti sọ́ọ̀lẹ̀ sínú Osman, gẹ́gẹ́ bí ẹni ọlọ́run abẹ́rajà lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn tí tó máa ń gba ọjà átà. Ọwá lè lò lọ́ta, ó ní lápẹjúwe, ó ní àpò olùgbọ́kọ̀ kan, wọ́n tà ní 10,000 lápẹjúwe. Ẹrù tó ní ẹbá wọ́n, èèyàn ni ọba ni, ah, Osman ní wọ́n náà máa fi sílẹ̀ kiri àwọn onílé ràbáhùn ebe lọ́ta ọdún lílọ ìyọ́ra ọ̀pẹ́ àpòlùwọ́sẹ̀ àríwá bó ti jẹ́ 7,000 8,000 ní ọ̀sẹ̀ ìjọ ọmọ ní mẹ́rin ọ̀rọ̀ àtọ́ di 10,000 tó sì tó ìkálẹ̀ ọdún lílọ ìfẹ́ ọláwọn ọ̀sẹ̀ ní 5,000 fún ní àà ẹ̀yìn ẹ̀sẹ̀ dáadáa pẹ̀lú mi tẹ̀rọ̀ pásìkò sí nǹkan máa tàà máa tà náà Torí ká ìtọ́ tẹ́lẹ̀ ọmọ tánìkàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọyọ́ mọ́ olùsílẹ̀ ní ọ̀gá yíra tẹ́lẹ̀, ẹ̀yìn jọmọ olówó tó kan lọ yìí. Bẹ́ẹ̀ láàrín olóòlé mi ti pàdú lánàpẹ́ yìí lánàá ní kọ̀yẹ́kẹ́ ẹjọ́ pàrà lúmọ́ kọ̀yẹ́kẹ́ ìjẹra mọ́rà lúmọ́. Tẹ̀m̀sírí wà sí tí bàbá ti ìrọ̀rọ̀ padà ní. Ìrọ̀rọ̀ padà ní. Ẹ nítorí tí wọ́n fara ní aráàlú ẹgbà wo títẹ̀ ìjìnà tó máa lò sí ẹ̀ẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ẹ́sẹ̀ èèyàn ẹni tí ń bá àlú rọ irọ́ pé kọlọ afárẹ́lẹ̀ ní láì jíwá kọlọ mọ́ tí ó mẹ́ ní láì jíwá tàbí mú jẹ mẹ́ bọ́nà ọ̀fẹ́

ọlọ́dà kò burú. Ọlọ́rin Mùsùlùmí, ó ní wọ́n lọ bàbá ṣífà, gbogbo Mùsùlùmí tí máa mẹ́lù, kọmọ lọ gbé àpò ráìsì, ẹ lọ gbé àpò olùwọ́, ẹ lọ gbé àpò gàrí, ẹ lọ gbé àpò tẹ̀mọ́, ẹ lọ gbé lọ́fẹ̀ẹ́. Lọ́wọ́ á ní ẹ̀bọ̀ ogun láwọn ìbò ogun olóòwò ọ̀tà ọ̀fẹ́ ni kí ọ̀tà tọ́gbù lè lọ́gbẹ́ta ọwá ni wọ́n lọ fi lọ́fẹ̀ ẹ̀ mọ̀gbọ́lọ̀ lọ́ta fún Òdùmọ́ inú ẹ̀ṣẹ́ gbọ́lọ̀ tóbi. Ẹmà lọ́pùn bẹ́ẹ̀ tí a ń jẹ, ẹmà lọ́pùn bẹ́ẹ̀ tára ní ẹ̀yẹ ọ̀gá wa, ẹ̀tàánù lù, ẹ̀tàánù ara yìí lónìí ayé ẹ̀tàánù ara yìí jẹ́ àti àmà, wà á rẹ̀mù. فاعلموا أنه لا إله إلا الله فتنسلت لصلاة فلعوا وتنزل ذنبك احتوى بسلسة وتأتوك سلطاني وللمؤمنين والمؤمنات ولتوكلتهم والله يعلم متقلبكم ومثواكم حديث هذا قتل لا أعلم للشيوخ Ẹjá bọ̀rẹ̀ ní kọ̀ sí bàbá, ẹ̀bá ń kí bàbá, bàbá wa tí ó wà ayéré wọ́n sí àwọn àfá púpọ̀ ọ̀gbọ́nlè wọ́n sí àwọn àfá tòó tòó tẹ́ bá iná bá lọ sí lọ́la ẹ̀rì wọ́n ti máa tẹ́ pẹ̀lú bàbá wa sí balọ́tẹ̀ ẹ̀rì wọ́n ti máa tẹ́ ibá ẹ̀rì wọ́n ti máa nára wọn pé bákanà wọ́n jẹ́ gbogbo àtà wá jẹ́ mò yìí lójú ọ̀nà àwọn orí ìjàríyà kí bàbá jíjọ́ ga wọn lónìí ẹwọ́n ògbó ń dáadé ìtójú ẹjá púpọ̀ ṣùgbọ́n àwọn náà bí wọ́n ti ní ilẹ̀ dánìlù bí wọ́n ti ṣe lọ́pẹ̀ẹ́nù bí wọ́n ti ṣe gbogbo káàkiri káàkiri àwọn ọmọ àwọn àfáà wọn ni wọ́n jòkó yìí wọ́n rí إذن أيادي بعد قوى بالمبيع وعيد ذو الأيادي يدعو الله أيدي بالولايات العليا أيد الله أيدي بالولايات العليا أيد الله أيدي بالولايات العليا

الله بارك الله بالنبي أيد الله به بالولاية أيد الله به بالولاية العليا Ẹmọ́jì ojú ọkẹ́ ìdíkọ́ láàrín ní ká tó máa lọ lábẹ́ ilá ilá ilọ̀ wáwù gbogbo àwọn ọmọ tí ó tébí ń pa lábẹ́ la ilaha illallah gbogbo àwọn mùsùlùmí tí tòrò bá lábẹ́ la ilaha illallah tí mo ti kẹ́rù lọ́wọ́ lábàlá ayóde gbogbo orúrù fẹ́ kọ̀ọ̀kan wa ẹ̀yà láti tí kọ́láwọ̀ yí Ẹni tí ń lọlé kéwú kó ṣe bẹ́ẹ̀. Ẹni tó kẹ́kùnkùn kó ṣe bẹ́ẹ̀. Ẹni tó kẹ́kùnkùn kó ṣe bẹ́ẹ̀. Ẹni tó ẹgbìmọ̀ kó ṣe bẹ́ẹ̀. Ẹni ní ìwájú pé àwọn kẹ́kì ẹ̀kẹ́kẹ́ sí. Ẹgbẹ́kùnkùn ní ìpínlẹ̀ àwọn ẹ̀sàn àrámù. Ẹgbẹ́kùnkùn ní ìpínlẹ̀ àwọn ẹ̀sàn àrámù wọ́n gbá àwọn tí àwọn ẹni ọlọ́láwà yìí tọ́lá aláàrẹ̀lá ẹ̀lọ́wọ́ níbi láàrín ọ̀fẹ́ lọ́pítà láàrín nípa àwọn ará tó rẹ̀ wọ́n tàbí àwọn bàbá wa máa fi òun sábẹ̀ làmàlébì tọ́bá wù àwọn lárúbáwà ìdábà níyà ti ilẹ̀ lárúbáwà kí àwọn lè mọ́ bí òsì tàbá àlára ìwọ́n màlébì àmọ́ta àwọn bàbá àwọn fi òsí ti yóò lù orí ibi òsí náàbí láàrọ ìgbọ́ ọ̀bábẹ́lẹ̀ ọkọ̀ rẹ̀ láàfàkàrà láàdẹ́yìnà láàmọ́lùtà láàsàkàmà láàmáràdà láàjùlónà láàfàràsà máa bọ́ àbàlá àjìdà mọ̀ ẹ̀rùn ní ìdáhùn fún òṣìṣẹ́ ìlàáhà akùnrin tí bẹ́m̀bẹ̀ ohun tí tọ́ bá tún fẹ́ sí sí gbogbo àwọn ẹni ibi àṣàrátù alìkàhánátù àṣàrkátù alùsúsù àwọn apani àwọn amúni àwọn asíní láàá Ilá ọ̀nà àlẹ́kùn náà kò ń ló ìhòwà إلا العلم إلا الكنى إلا الولاية إلا الرفعة إلا الهداية إلا الفهم إنت وبعد الهدوة Ewé mo fẹ́ ní, àlàáfíà mo fẹ́ ní, àsìkí mo fẹ́ ní, tẹ̀gbé kíkò mo fẹ́ ipò tó ká ní fẹ́. Allah ọjẹ́ ìwò mẹ́rin, ìwò méjì ń jẹ́ tí ọ̀dá ń jẹ́ sáyíbà, ìwò méjì ń jẹ́ mú ọ̀kan jẹ́ pọ́sì ọ̀kan jẹ́ nẹ́gẹ́sì òlìlá ìlàhà ìlọ́lá في معنى الليل والنهار انتم وسادروا في معنى الحسن والبكاء انتم اخواتري في معنى الوجود والعدم انتم اقوم بأتيتم او اتقوا اتوا تاون وجه نيجاتيف لا مبه فبتاجه بوزيف الا ṣẹgbẹ́ tó a bá ti ṣe bẹ́ẹ̀ lórí ìgbẹ́ àti ìṣẹ́rìkì kó rọ́ sẹ́kìkì ìṣẹ́gbẹ́ nígbà رجل مؤمنين ورجل مؤمنات فجأة لك قلهم لك سبائيك لك جاري وفجأة قالت جدا يادع تبارو يقولون لبا كنت نجيب على وفا أفا أفا يبي جولي فما تبوا أفا يزيد أمم يقول لهم àwọn bá ti fún inú sí ní ẹjẹ́ kọ́kọ́ lọ́pàá pẹ́lú ìwẹ̀ ẹ̀ta kọ́ta àbájọ́ lọ́pàá ẹ̀sọ̀sọ̀ kọ́lá ilọ̀ tààrọ̀ mọ́tàlá wà lò lókùn ọba tó ń sin pọ̀. Mọ́jẹ̀mú táwọn ọba àlejò ọlọ́kà fún òsírà. Mọ́jẹ̀mú táwọn alágbára ilé ọkà fún ọmọ́jẹ̀mú tí òṣèdá pọ̀lọ́ ọba dá kọjá Ó sì ń kẹwàá ọwà fún àmọ́jẹ̀mú. Mọ́jẹ̀mú tí èdè ìbájá mójútó. Láìlá أعوذ بالله لا إله إلا الله محمد رسول الله Láwọ́bí wọlé àmà. Bọ́lá! Bọ́lá!